lágbẹ́rin tọ́lọ́wọ́ bá gbàgbà kankan. Ìtọ́ àti ilẹ̀ ìwọ̀rọ̀ súlè. A máa fi tẹ̀lé ọlọ́wọ́ àtọ̀lọ́dúnwà Muhammad. Ìlàrẹ́ ní kẹrẹ́ lílẹ̀. A fi gbé wọn lọ́run tóbi Bẹ́ẹ̀ la fi rinlẹ̀ pé kò sí ọba kan ní kọ̀rọ̀ ní gbangba lẹ́yìn Ọlọ́run. A fi tẹ̀lé ìtúnà tànádùwà Muhammadu. A fi ń pọ́sí àti Ọlọ́run tọ́lọ̀ ń pọ́ agbẹ́ká mọ̀ sí náà láti. Àwọn bí wọ́n jẹ́ síwájú wa níbi súbì àti sáábì yìí àwọn àjárúkọ ọlọ́run bó ṣe yí wa ma ní tí wọ́n pè wá fún ní ní àwọn ṣe ránù àwọn ṣeré àwọn búyàn àwọn bí ibú bábá sí nǹkan wọ̀nyí dáàbá fi bẹ̀rẹ̀ ọlọ́run fún òfò ní àdánù ń sọ èṣù à

ààrẹ tí olówó kan bọ́lọ́lá kan tó lè gbà lọ́wọ́ tó lè dùnmọ́ wa bí ká ti pé kí wọ́n rọ̀ wọn ti gbà lọ bá ti gbà bùkátà wọn ti gbé ya nígbà lọ gbà bá wọn dànà ní ìdí ó parẹ́ nígbà tí wọ́n ṣe ìrìn àjílélà táwa náà fẹ́ kó nípa wọn parẹ́ wọn pẹ̀lá fáwà náà mọ́ jẹ́ tiwa náà parẹ́ lọ́lá ilá ilẹ̀lá wo táwa ti tó bí nígbà má jẹ́ àṣẹ o orí ẹ̀sẹ̀ ìgbà ìlọ́gbọ́nà ọ̀bá ti nígbà àwọn náà ní ọ̀fọ̀ wa rẹ̀ sí tọ́lọ̀ òbí nígbà àti súfí àti sálábí dákò yọnà ọlọ́run ọ̀nà gbólóhùn tábí dákò rẹ̀ bá jí ní ọ̀sánlọ́dọ̀ àpá wà ní ìtẹ̀gbà a máa sí nọ́fíù àwọn àmàdìrì báyìí ثبت لا خالق إلا الله لا رازق إلا الله الله الله الله الله لا إله إلا الله الله الله الله الله محمد رسول الله الله الله ẹmọ́jọ jẹ́ pé àwọn àjẹ́ àtàbí ní bèèrè ìdá bá ti tọrọ ní nígbàrá ti dábí síwájú ọlọ́run ìdá bá tọrọ ní àwọn àbàdàlá tó lè yọ́mọ̀ nípa apá nábì rẹ̀ tọrọ pẹ̀lú ọgbọ́lọ́gbàdé lọ́dún tí ń bọ̀ àtúnwà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúgbẹ́ àlàáfíà àdúgbẹ́ owó àdúgbẹ́ ọlá àdúgbẹ́ gbogbo jíjẹ́ fàyàbalẹ̀ ayé ọlọ́dọ̀dàlékún ẹ̀fún wa kọ́sàlékún mà kọ́sàlékún fi ẹni ọlọ́run pẹ́lú ọ̀kan wa ọmọ àbíkí orí ayé lọ́wọ́ ولا محمد رسول الله عليك صلاة àwọn ìdàlájì bá ti ṣe wọn ọmọdé ọmọ ọ̀dẹ́ wọn gbogbo tó orí tọ́lọ̀ ti báwọn ṣe ò tó ṣe nígbàtí wọ́n bẹ ní hadira ìlàhíyà tọ́lọ̀ ti àdínábù hátàrà ìbàníyà al-muhammadiyya wọ̀lkẹ́sùn gẹ̀yíyà wọ̀lkẹ́sùn ẹ̀ẹ́dí tọ́lọ̀ fi tàwọn lọ́rẹ̀ tó fi kùn wọn látàrà tó tọ́lọ̀ fi kẹ́ wọn láyé kẹ́ wọn lẹ́rùn àwọn àdàbí bèrè níjòkó yìí ọlọ́mọdàbí tàwọn wà náà bàbá ìhà ọ̀kátà ìwọ̀n ilé ọlọ́pàá àtànà ìgbélé àwọn bá sàánú ẹ̀ tí ọ̀rá délẹ̀ àbọ̀ ní ìjá tí bá mi ní ẹni ọlọ́run bá sàánú ẹ̀ délẹ̀ yóò dá nílẹ̀ yóò dá láàrin yóò dá nípa ìgbà tó lè wà ní wọ́n lè lẹ́gbẹ̀ẹ́ fara náà. àpájú àyíká wa ṣàtàtò ìdìbò wọn ìwọ́n láti tó ẹ̀yìn ọlọ́run jù ọ̀dà kúlọ̀báwò sẹ́ta ádà àwọn kúlọ̀báwò sẹ́ta máa àwọn kúlọ̀báwò gbogbo àwọn ẹni ọlọ́run àbìdó ìsàdó àwọn tọ́rọ́ntọ́ bá bẹ́ àtàkàbìzáàbìkì na káta àmúlẹ̀ ń gbà mẹ́tò parí ẹwọ́n ẹ̀rẹ̀ tí akọ́kọ́ tẹ ìgbà nínú àtàájú káwàbìzáàbìkì lè káwàbìjáwà اللهم أنت أمرتنا بدعائي ولقوا على سبقام أبوالهم أبوالهم قوس فعلاتي سألهم ولهم قوس سألهم أبوالهم نامت العيون وقوجت الصباي وأنت الحي wọn náà lọ bá aláyé ọba tí ò ní sùn àwọn aṣàgbòwò ọlọ́run báyìí gbogbo alẹ́bẹ̀wà muhammadu ọ̀rọ̀ dárúkọ abẹ̀wọ̀ ọlọ́run gbogbo ọ̀nà ti pé àbọ̀dọ̀ rẹ̀ nìkan ló Ọlọ́bà tó gba ni ọlọ́gbà wá, ọ̀wá pẹ̀lú mọ̀sálẹ́kùn wa àti iṣẹ́ rẹ̀ gáde lọ. Ọlọ́run sílẹ̀kùn á sì kí wa, ọlọ́run sọ wa gbàdúrà wa, já mọ́ bẹ pẹ̀lú àmàjọ́ lọ. Ọlọ́run gbà wá, ọlọ́run lọ́bà tí ń gbà ni ọlọ́fẹ́ gbà wọn lọ́dún ọlọ́ba tí ń gbani ọlọ́ba tí ń gbani lè wọ́n lọ́wọ́ ọlọ́ba tí ń gbani lè wọ́n lọ́wọ́ ọlọ́run gbà wálẹ̀ ọlọ́ṣẹ́lá anágbà Muhammad ọlá àfẹ́sọ́ ọlọ́run tó lẹ́sà anágbà Muhammad bí àbùkátà wa ìtò lè jí ó jì rọrùn ọlá àkẹ́rẹ́ ọlọ́run gbogbo àgbáńlá yìí ni wọ́n lọ́wọ́ وعلى آلنا محمد وعلى آلنا محمد محمد وبارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت وبارك وبارك على سيدنا ابراهيم lọ́wọ́ orí ìta àti tí ó ti rọ́gbẹ̀ tí ó sí gbọmọ ẹ̀wọ́n àgbà lọ rí ní ìdábà orí òkú náà láàárín wọ́n jẹ́ akọ́wọ̀n ìyàdànù àrùkú afẹ́gbà yìí wọ́n jẹ́ akọ́kọ́rọ̀ ọ̀rọ̀ wọ́n jẹ́ awúta náà yóò lórúkọ afẹ́ gbogbo táwọn akàṣọ́ adíwájú ọlọ́dún ju alájọ ọlọ́run wọ́lọ́kọ́ àwọn kàrí jọ ìkójọ ní ìlú kan ní ìfẹ́ bẹ̀rẹ̀ ọkàn mi lọ pé gbẹ́gbẹ́ nǹkan méjì náà ni òpó tó gbé ayé dúró alfọ́pọ̀ wà kòrò ìfẹ́ àti kórìíra ìfẹ́ àti àìfẹ́ ìdùnnú àti ìbànújẹ́ ìyọ́nú àti ìgbékara méjèèjì náà ni òpó tó gbé ayé dúró ó wọ́n lọ́wọ́ ọba lórí táyé bó ti dé ìfẹ́ ni ó fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní gbọ́ntọ̀ kánzàmbàrà fi yá ìtẹ́gbẹ̀ pẹ́ láti gbàgbọ́rọ́ tẹ́lẹ̀ kan ọmọ tó gbẹ̀ ń gbàtí ìsẹ́nìkà tí ó mọ̀ ìmẹ́ǹkà ní gbẹ̀ àbábùtò àbábùtò àbábùtò mọ̀ fẹ́nà àlùkòrọ́bà kí wọ́n mọ̀ mí kàlàtò kàlùkà nígbà mọ̀ fẹ́ pé mo ti dẹ́dà ọ̀dẹ̀ àtún àkàdára wọn á gbé kàlàlákàlẹ̀ wọ́n àkàdára àti jẹ́ ọmọ sókùnfà rẹ̀ ilé ìtọ́pà tí lágbàáyà ìṣẹ́rí múlù tí ó ṣe ríre ní ọlọ́nà ló kìí lè dìí wẹ̀ láwọn kan sọ pé kò sí sábà bí kan kádà ara gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn ní àwọn ní àkíkòrò ọmọ dẹ̀kíkòrò ìgbésẹ̀ pé sábà bí náà ara kádà ara ní nígbà pé ẹ̀fẹ́ kàwé níbi ń lọlé ní ọfẹ́ màá ló fẹ́ di ọ̀gá níbi ń lọlé ìwé níbi ilé ìwé ni wọ́n lọ lọ́wọ́ tó sí ìdèdè kádà lẹ́wà ní sábàbí èyí tẹ́ wá kó ti tán náà nù èyí tẹ́ pé sábàbí ló ti do dídí kádà tó ti parí tẹ́ nítorí àmà ń ṣe lọ́wọ́ tí èyí ìdèdè ti lọ fẹ́ parí èyí tí wọ́n tẹ̀ yí òun jẹ́ sábàbí náà òun náà ti bí òdìdí kádàrá ṣùgbọ́n akọ́rin gbé kádàrá ti sábàbí náà gbé sábàbí sí kádàrá fẹ́ni mọ́wùlẹ̀ fún ẹmọ́ kọ̀ọ̀kan ìyá bí máa ti bí sábà bí sórí ire tọba jẹ bẹ́ẹ̀ àti ìfẹ́ òun ni ìpìlẹ̀ gbogbo káláyé fún ọlọ́run fi fẹ́ ànábì ọfẹ́ ẹni ó fẹ́ àwọn ànábì ló ṣe wọ́n bá wà ó sì fẹ́ àwọn kààbì ló ṣe wọ́n bá wà ló fi jẹ́ pé oníwà jẹ́ ẹkó ní ìlú pín gan ẹkó oníwà jẹ́ kó ní ìlú pín dáadáa ọmọ jíjẹ ọlọ́run àmọ́ wà á mọ̀ pé ìwọ náà bẹ́ẹ̀ lórí wọn لو شاء ربك لجعل الناس أمتان واحدة àti kọ̀ṣáà ni tí ó bá jíjòkó yọ tó fẹ́ràn wa ní o fẹ́ràn àwa ni ìjòkó yọ ọ̀rọ̀ ìlúmí lọ àìsí náà fẹ́rù ní ọjọ́ ẹ̀bá jọ sáà ìtọ́wà ìsàjíjọ́ kan yóò sì sàárẹ̀ ọ̀fẹ́ kan àmẹ́ni ọba rọ̀ lọ́rùn kọ́ gbá rẹ̀ kọ́ sáìsù kó kérú kọ́ kírun kọ́ ti dáadáa kó dúpẹ́ ìfẹ́ ni ìfẹ́ òun náà lọ́nà wọ́n á gbé kalẹ̀ ní mẹ́zánù fún gbogbo wa ẹnjẹ́ wọ̀ náà ẹnjẹ́ wà jẹ́nà lára fẹ́lẹ̀ bí ìfẹ́lẹ̀ yóò ti ṣiṣẹ́ bí ìfẹ́lẹ̀ yóò ti ṣe ìdá èkejì rẹ̀ ìbejì rẹ̀ ní ìbínú òun là ìfẹ́ ọ̀lá ìyẹ́lì bí ọgọ́mọ náà mọ́ bẹ̀rẹ̀ olúwa rẹ̀

ẹjẹ́ afẹ́ràn ara wa torí ọlọ́run náà ni nàjáwò rẹ̀ kí ni nàjáwò ìfẹ́ kọjẹ torí ọlọ́run kí ni nàjáwò bínú kọjẹ torí ọlọ́run sáwà àdíjì tá nàbí orí ọ̀hún àdíjì pọ̀ ṣùgbọ́n àwọn tá tẹ̀lera wa kì í fẹ́ láti tẹ̀lera wa bá àlébà ló jòkó yìí ìlú la fẹ́ fún wọn àwọn ọba ló jòkó yìí àwọn tó jòkó tá àbá ìṣáka pé lọ́kùnrin lóbìnrin ìfẹ́ ọlọ́run lára àbá àti wá ìfẹ́ àpáwà lọ gbára ọlọ́run lásán pé wà dìde ọmọdé ẹ̀rọ ní ọ̀fẹ́ wá ọmọ tó gbé òde yìí ọlọ́run ló pè ní máa lọ bẹ̀rẹ̀ ní àyíká ti dìde ní owó ní lọ́dá lóhùn lọ́dá lóhùn ní ìyọ̀bá wáyé máa dùn kó mọ̀ wá Ọgọ́já wọlé sínú àkọ̀rá nìna àwọ́dù bèlá ilé ẹ̀ṣẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ yìí méjì náà lálẹ́sẹ̀. Alẹ́sẹ̀ tàbíhùn l'áàkìl alẹ́nẹ́kẹ̀. Ara alẹ́sẹ̀ tàbíhùn l'áàkìl alẹ́láàkìl lọ́dọ̀ àwọn ní òṣèlú àwọn bá àgbẹ̀dábọ̀ sínú alágbọ́lẹ́nu. Àwọn alágbọ́lẹ́nu تقديم العقل على النقل ماذا بابي سواسي بابي سكتبا بابي صور الله كاتي العقل سواجه agbóyì ilẹ̀ ń jẹ́ ìláyà káàkì síwájú alàgbìwáyà tó kọ́ gbà pé tọ́rẹ́ pé àwọn áàlù bẹ̀rẹ̀ àjò tòkó ní ó ti gbọ́ ilé sáwọn bá jẹ́ gbogbo àwọn scientist àwọn falasifa àwọn mutafakirun alárùjinlẹ̀ tí bá ní káàlá láwọ́ kálára zúnú ọgbẹ̀rún yọ̀nyìn ọ̀dákama wọ́n náà sọ làákà ìtẹ́ká ní ẹwà ti tàbíyìmọ̀ làákìl alàlákìl tí ó fi yí wọn ẹkọ́kọ́ lọ agbó táwọn náà gbé náà ọwá fà ọwá wọlé sí pé nákìl yọ́wà yọ̀ pé wọ́n wáyé bọ́ lọ́dọ̀ àwọn kọ́lá lọ́wọ́ kọ́lá rasúlù ti máa wà láàrin tẹ̀sí tẹ̀kìdímù nẹ́kìl alàlàákìl torí tọ́wọ́ bá sì kálùkù rání ó sì já lọ́rọ̀ kọ́lákọ̀ kálùkù rání báwọn sí mú méjèèjì lọ́wọ́ wúlò àmákọ́lé lákòójí sálẹ̀ أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن ولو يرى الذين ظلموا ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله mú lọ́lọ́run ìhẹ́bó náà ń fún wọ́n gbà pé ní fáwọn lówó wọ́n gbà pé ní fáwọn lọ́mọ ló fáwọn ní ìlú lè fáwọn ní sọ́ọ́ táwọn fi bọ́ lọ́wọ́ ó bèèlẹ̀ wọ́n lò sọ́lọ́ wọ́n lò síbi nǹkan míì wà lẹ́rí náà àmẹ́nú aṣàdùn bá lè lẹ́ẹ̀ gbọ́lọ́run gbọ́ ìfẹ́ tọ́lọ́run ní ilé lọ́kàn wọn ìfẹ́ tayé yòókù kéré. wọ́n làwọn yàrá lórí ìrànṣọ́ lọ́wọ́ ìrìyọ́rọ̀ onílẹ̀ àtàbà nẹ́lẹ́kùn wọ̀tàlélẹ́yìn jẹ̀míyàn. ọ̀gá àwọn mòmìnir yìí pé alquwwata lillahi jami'a gbogbo agbára ayé àtagbára kọ̀kọ̀ agbára oṣó agbára agbara agbára agbara agbára ìjọba agbára sójà agbára ọlọ́pàá agbára pásítọ̀ agbára wòlíì gbogbo àwọn gbogbo agbára ọ̀dọ̀ ẹ̀ ní lọ́pàá àtọ́jẹ́ pé wá ní tágbò kan yóò kàn án di agbára ìtàjẹ́ ní sẹ́bà gbogbo lẹ́wà ní ọba án di agbára oṣó ní ọba agbára lẹ́wà gbogbo òní ikú lẹ́gbàgbọ́ Àwọn tó wá fẹ́ràn ọlọ́run tó mọ̀ pé lórí wọn wá darí ọlọ́run. àìkàndàlá ìfẹ́ràn ìyàwó àtọmọ ni àìkàndàlá ìfẹ́ràn àmọ́ níbi ìfẹ́ẹ̀lì náà rẹ́gbẹ́ torí ọlọ́run bí fẹ́rẹ̀ ẹnìkan ọlọ́run náà lọ fẹ́ ni tí ìbá ti ti bàjẹ́ wọ́n Allah ọlọ́run wá dúró kalẹ̀

تعصي الإله ثم تظهر حبه هذا لأمر في امتياز بديع تعصي الإله ثم تظهر حبه تعصي الإله ثم تظهر حبه سلام في الكياس بديع لو كان حبك صادقا لأتاته

ti pé ìrìnàwà aláfẹ́ pé ọlọ́run ọwọ́n dóde wà látara mọ̀rí bí ti ń tẹ̀lé wá ká ọlọ́run dóde wà látara mọ̀rí dá tọ́lọ́rọ̀ ọ̀rọ̀ ń dọwọ́ ọ̀dọ̀wọ́ ṣéwù ọlọ́run dóde àfáà látara ọmọ kéwẹ́ tó nọ́rọ̀ mi lọ gbogbo ìgbésí ayé mi dọwọ́ yín àfáà de oúnjẹ àbí tó wá bá ọ ọdúróbì ọ bóòlù ti sọ̀rọ̀ lọ́rọ̀ sí tó ọ̀dá ilé ẹ̀rù ní àbótùnlé ọwá àwọn náà tẹ̀lera wá kí ẹjá fẹ́ra wa torí ọlọ́run àwọn káàkọ̀ọ́kọ́ kéwú àwọn káàkọ̀ọ́kọ́ lẹ́ni ọlọ́run níbi tá ti mọ̀ ní pé káwà náà òṣìṣẹ́ kalẹ̀ tí ò ní pọ́ láwọn àbá àtàná ti bá ara wọn dé tí ò sí nǹkan parí mọ́sílàbí bàbá wa oríwìsí adáàmà ìjàníyà ni mọ́sílàbí bàbá wa sàlásí adáàmà kàdìríyà ni tọ̀ríkà wọn mọ́sílàbí bàbá wa sẹ́kọ̀ọ́ wa kàmádù tí ní adáàmà bàbá ọjọ́ àdámà àdámọ́sí àbí wọn bọ̀. gbogbo wọn wá pawọ́pọ̀ dájọ sílùú lára sáyé láà tẹ́sìn láà ẹwọ ìmàlàyé ènìyàn tó tara wọn sí dáadáa sójú ọ̀nà ọlọ́ ìkájẹ̀ nábàrọ̀ àǹkí ìlú wọ̀káàlì wọn ò fẹ́ gbọ́ pé nìkan sọ̀rọ̀ sáwọn ń Sọ́ọ́bì ilá lọ́mọ tó sí ìhúbà hùn. Ọ̀sẹ̀ lọ́run, ọwá sọ pé wọ́n lọ́rẹ́ ọlọ́run. Àtàrà lọ́rún kìrì àti bẹ́dí. Ta bá pè sọ́pọ̀lọpọ̀ jọra wọn àríwò èyí rí ìfẹ́ wò lélé nì. Lọ́kẹ́lẹ̀ hùn. Ìyàwó tó lọ fẹ́ràn ọkọ rẹ̀ ní ojú rẹ̀ kí àdúgbò. Yọ́ pàánù. Àwọn àríbájú rẹ̀. Yọ́ pàánù yóò rojọ́ fúnka.

tó bá ní ṣe tẹ̀lé tó bá ní ọmọ sì jùlẹ̀. iná lábí bàálẹ̀ àbí bí mo sí ọ̀rẹ́ máa ń tẹ̀lé ra ọ̀kẹ́ rí jámọ̀ ní wa àdìrí àbí tí ń tẹ̀lé àbájá kàlì abẹ́ẹ̀dìrí àbágọ̀bá àdífà náà ti kí ọlọ́run sì sọ nípa àwọn ọ̀rẹ́ méjì ìbájọ́ ní ń bára wọn ṣọ̀rẹ́ ìbájọ́ ní ń bára wọn ṣọ̀rẹ́ ẹ má jẹ́ àsọ̀rẹ́ ọ̀tẹ̀ ẹ má jẹ́ àsọ̀rẹ́ kọ́bàjẹ́ ọlọ́run tó sọ nùsọ́ làkàmùnàgbé al-akhillahu al-akhillahu al-akhillahu ba'duhum yawma sí àdámọ̀ síbẹ̀ fún wa náà làwa náà fi pọ́ síbẹ̀ tó ẹ pé ẹni bá ní jánẹ́sẹ̀ nìkan mọ́tún débẹ̀ mọ́ ni àwa yóò ní lọ́kì ń bẹ̀ lẹ́nìkan bá rọ́wà tí wọ́n ní ìwọ náà jáde lọ dáàfà gbàgbé jọba wà àwọn àtúkọ́ àwọn mẹ́sì kiri ní ìtọ́fà àwọn kan ní àti àwọn ọmọ gbádùn wá sí àwọn ajánẹ́sì wọn ni wọ́n bí ó ti rí nù báwọn kan bá ṣe tátún láwọn náà lọ sí àwọn àbá ti yá mi ẹwà kìlà rẹ̀ láti gbá àlùkùrá lójú màláìkà mẹ́tò sí ogun mọ́gbà ilójú o àmọ́ta àwọn àbá wọn ní bí lóòtù ọ̀rẹ́ta ṣe lójú ọ̀nà sálábí ọ̀rẹ́ta ṣe lójú ọ̀nà kakọ́ ní kéwú

ẹgbẹ́ ọmọ lèrè ẹgbẹ́ ẹmọ́ bá ń wí bọ́mọdé òkú ìfẹ́ lọ́dún orí ló pé ẹgbẹ́ kíní ẹgbẹ́ kíní gbogbo ẹ̀ yóò á padà sí kéèsì wọn níwájú ọlọ́run yóò máa ìbín lẹ́gbẹ́lẹ́gbẹ́ láàmà pé gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ jáde pétọ̀ nígbàtẹ́ ẹlẹ́sẹ̀gbẹ́ inú wọ́n dùn sí dọ́rà afẹ́kẹ́ sí ẹgbẹ́ kí lọ ẹgbẹ́ ọkọ̀ ọkọ̀ òkúnkọ́ mọ́ọ̀lù sọ mẹ́mẹ́ ẹgbẹ́ ká máa rojú ọkọ̀ káàkiri tọ́ mọ́ rẹ̀ rẹ̀ kí bí ẹka lọ ọkọ̀ rẹ̀ ní ká lọ ká lọ ma tó bá àdúwò lè bá adé alkùnrin ní bá dùn lè dá adé àdúwò tàbí wọ́n tàbí rẹ̀ ní tàbí balágẹ́tùl kùnrin sínú ó ní fọjú bá mi ti kọ́kọ́ wù lọ ọ̀rẹ́ rẹ̀ ẹ ṣépè fúnra yìí nítorí àti tó pèmí pé wá sí ní tẹ̀sí ti bóore ní láyé gbẹ̀ntọ́ bàbá tọ̀ rẹ̀ kí èsì dáadáa nọ́pútọ̀ sáàfà ìdáka fẹ́ ká sọ fún ilálẹ̀ ìmú níbi tọ́ ọkọ́ rẹ̀ léhun ó wìdúrọ̀ kó se mọ́ ni àbẹ́kọ̀ tí ní alẹ́ ìlọ́mọ̀ pẹ̀lú àjọ́ ń kìí àmà àwọn ọ̀rẹ́ kan wọ́n bára wọn jà níbi àtẹ́ntọ́ pèmí fún ní kò ní dá fún ọ adẹ́ntó pè mí sí ní gbogbo ẹgbẹ́ ó sì náà ọlọ́run sọ àwọn jẹ́sẹ́gbẹ́ kan ẹgbẹ́ olè ọlọ́run sọ àwọn jẹ́sẹ́gbẹ́ kan ẹgbẹ́ ìjẹ́mi kọ̀mpútà sí ní ṣìngọ́ yahoo yahoo òun ló kúnta nísìn tẹ́ẹ̀sí àwọn èèyàn ló fò sínú àkáǹtì wọn ọlọ́run pè wọ́n sẹ́gbẹ́ kan àwọn ẹgbẹ́ alásàtí ọlọ́run pè wọ́n sẹ́gbẹ́ kan ọgbẹ́ òkátà àwọn ẹgbẹ́ tí èmú mílíkì tẹ́pẹ́ jẹ́ ni wọ́n máa mú kílẹ̀ òní ó tó mọ́ ọlọ́lọ́mọ iye tó tọ́ wọn dálkì àmà tọ́bá dìjọ́ náà yọ́mọ ìdí ládùn ìbádí ni àdó kọjẹ́ tọ́lọ́ kọjẹ́ tàbí mọ́ o àti súfì àti sálàfí kálùkọ́ lọ yẹrẹ o ìzẹ́tọ́lọ́ ọ̀rán wà láìjẹ́ bá

bá jọ́ táwọn ọ̀rẹ́ bá sàgbákò ní ọ́sẹ́gbè fúnra wọn àwàzòkè yá ìbáàdì ẹ̀yìn jágbé torí ìmìlẹ̀ mi ń ṣe mọ́lìdí torí ìmìlẹ̀ mi ń ṣe síkìrí torí ìmìlẹ̀ mi ń kọ́lé gé torí ìmìlẹ̀ mi ń dá záwí alẹ̀ torí ìmìlẹ̀ mi ń dá wà sílẹ̀ láwọn ọkọ̀ òfúra rẹ̀ kọ̀ ẹ̀yẹ máa wọ́rí kò ní ẹ̀ ní problem lẹ́gbọ́sẹ̀gbẹ̀ kan ìyá jẹ lọ torí èmi ọlọ́run ni láwọn ọkọ̀ àlékún ẹ̀ ní ní púrúblẹ̀mù lónìí wọ́n là ń tó tààtà náà àmọ́ wọn tẹ́ pé wọ́n fọ̀rẹ́ wọn bá tẹnìkan jẹ́ wọ́n fọ̀rẹ́ wọn tàṣíyàn wọ́n fọ̀rẹ́ wọn dàdúrú wọ́n fi ń dagorú wọ́n fi ń dàjọba rú wọ́n fi ń dayérú àwọn ni ó sàgbákò Alladina amanu àmì àwọ ọlọ́run pọ́ wọ́n pọ̀ ọlọ́run lára àwọ ọlọ́run tẹ́bárọ́ ma kékeré wọn fà sókè ní bínú ma máa ń yọ owó tó bá ẹnìkan wọn àti fara mọ́ pé ọwọ́ ọ̀rẹ́ mi náà lọ

ìdí ń dàwà láàmú lọ́wọ́ nù kọ̀díyà sáà ni èyí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kọ́lẹ́dà fi àti gbogbo wa ni àjọ kéwù ni àjọ kàwé ni àjọ sòwò ni àjọ rìn káàkiri àjọ gbọ́ orílẹ̀ ni ọ̀rẹ́ mi ti dìde bùlà ní máa ń ṣe fò ní máa tí ìbá ti gbọ́nà bá dúró tíyàn àrìtá ní ọ̀dá ìlàmù àpolóté kí n tèmi èyí kí ni mo wáyé ẹgbọ́ ọ̀wọ́ ẹjá fúra sí lágbẹ́já ìràwọ̀ tí ẹ́ ti tilẹ̀ ní wọ́n náà èyí wọ́n fẹ́ lò wà ìbẹ̀rẹ̀ rẹ̀ tó kẹ́kọ́ ìbẹ̀rẹ̀ àwọ̀ tí pìkẹ́lẹ̀ kó ti náà èyí ọba tí ń ṣètò tí ń ṣètò àìtó ìmọ̀nìnú ọ̀rẹ́ ọmọ pọ̀ sí ọ̀rẹ́ ọmọ dínkù ọ̀tá ọmọ pọ̀ sí ọ̀tá ọmọ dínkù lọ́nà mẹ́fẹ́ fàtàfẹ́ kàì tọ́lọ̀mbá ti bẹ̀rẹ̀ sí gbé ọládé nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ àrètí ọdọ̀ta gbà wájí wá náà wáyé wá sí rí ó ra mọ́tò kejì ó tọ́ra kẹta ó ní àtọ́síkè náà àmọ́ pàdé títì èmi ọwá lọ límọ̀ ìwà lọmọ́ ọ̀rẹ́ tó dọ̀ta mọ́ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ àwárí ọ̀rẹ́ tí ó tún wá di nínú àwọn ọ̀tá rẹ̀ àárọ̀ta tí ó dọ̀ rẹ̀ ẹ̀mọ̀ gbọ́ láti ń lè ilẹ̀ ní kọ̀dìbá èmi ò sọ̀tá rẹ̀ máa àá èmi ò súnmọ̀ èmi ò súnmọ̀ àkọ́dàbẹ̀ gbọ́lọ́ ló sì kìíní èmi ò bàjà mọ́ ọ̀tá tí ó dọ̀ rẹ̀ ọ̀rẹ́ tí ó tọ̀tá odi méjì pàmbá tó wá ń bá ọ̀rẹ́ lọ tá ń bá jí wo ọlọ́mà ń sọ láàrin lọ lábà tó wá rí ọ̀tá tí ó wà lè sí ọ̀gọ́sẹ́ kò sí tó lè sí kọ́dà bọ́ra mọ́tò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ́n èmi

òun ni ó sì tò kò sí bínú kan tí ẹ̀rẹ̀ máa bí dérí ẹ̀bá pé láyé ìtọ́nà bá dérí èyàn ó pé délẹ̀ kò sí bínú lẹ̀ dérí ẹ̀bá pé délẹ̀ kò sí ọdún kan kò sẹ́rin kankan lẹ̀ làwọn wòlé ọlọ́run tààrà làwọn fi máa sunkún bí ẹ̀rín wọ́n fi máa rẹ́rìn bí ẹkún tọ́láti ọlọ́run gbogbo ẹ̀ bá a bá rẹ́rìn tán àmọ́dí ó tẹ̀lé abá sunkún tán àmọ́dí ó tẹ̀lé bá a bá tó sì á tako sáwọ́dá náà mọ̀ọ́mọ̀ wí. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ṣọ́ jẹ́rí tí kìtàbù wí súnà níbọ̀ yìí. Idha ahabba ar-rajulu akhaahu. Bẹ́yàn ká bá lè fẹ́ràn rẹ̀ rẹ̀ nítorí Ọlọ́run tó fẹ́ dáadáa lọ́kùnrin àbí lóbìnrin. Falyukhbirhu annahu yuhibbuhu. Sọ́fọ́ ọgbẹ́ mọ́ láìkẹ́ náà. Ja'a rajulun ila Rasuli sallallahu alayhi wa sallam yawman ọkùnrin kan wá bó ń ṣe ọlọ́run tó ana òyìn bò fúlàní ọmọ láìsí ọkùnrin tí ń lọ yìí anábì ní alàkàbàdáhùn sọ́ọ̀sọ́ bẹ́ẹ̀ fún ipò fẹ́rẹ̀ sọ́ọ̀sọ́ bẹ́ẹ̀ fún ipò fẹ́rẹ̀ anábì ní sọ́ọ̀sọ́ fún pé ọkùnrin tó lọ fẹ́ràn ah, lọ ọlọ́run ọ̀sọ́ fún anábì ní ìlàbù àkùdérèwò anákàtọ̀ ipò lọ́wọ́ sọ fún pé mo fẹ́rẹ̀ mo ìsọ fún nàkí ìwújọ́ ní i love you. aláwọ̀ ẹgbẹ́ mi làtàrà àwọn èèyàn jẹ́ dínkù mọ́ láwọn èèyàn bọ́ ẹ̀mọ́ ní ah,

kí ló tún wí bẹ̀ sallallahu alaihi wa sallama. yaqulu al-ghawi yawm al-qiyamati hmm. ayna al-mutahatina bi jalali. ọbájá kìyàmà àlàáfíńlá àwùjáwínú àdìsí tó tù nìyẹn ọlọ́run apẹ́tọ̀ ẹ màláíkà tó máa lọ bí wọ́n Àwọn àwọn ni wọ́n sì nira fẹ́ràn ara wọn, àwọn àwo ni ní lára tí wọ́n wá tún fẹ́ràn ara wọn nínú nira torí mo tàá bíyá fi jẹ̀lẹ́ẹ̀lì. Àwọn àwọn ni mo hàn lé mọ̀ láyé wọ́n tún òró jẹ fún orí mu fún ara wọn torí èmi ọjà

wọ́n pè mí dáa ká lọ́gbò sí kankan àgbàdà yẹjú ẹwàjú àwọn eléyìn ọlọ́wọ́n sàwọn jọ sí gbẹ̀sà àwọn ọ̀rẹ́ yàlẹ̀yàlẹ̀ náà ní alkitabu súnà sọ fún mẹ́sì pé i love you torí àlè o àwọn ọ̀rẹ́ ilé kí wọ́n rẹ̀ tí wọ́n náà wọ́n lọ tẹ̀ bá tẹ́ múra wọn lọ lé ọ̀sán ìjẹ́ múra wọn lọ tẹ́ nílé jíndì alùkùrá ní àṣà wọn jọjú alùkìyàmù dílẹ̀ dílẹ̀ sílẹ̀ máa lọ tó ajá kìíyàmà a ní mẹ́mbàrí kan tá gbé wọn sí ẹ̀rí ní ti yáwa náà sí nìsìn gbé mẹ́mbàrí fún wa kò sí lẹ́yìn ọlọ́run bá orígbà àtọ́gbọ́n tí yìí bá kádàrá ni o wọ́n bínú ọjọ́ wà ń bẹ̀rún kìí sí pé àmọ́mọ́ o ọlọ́run náà sì wọ́n náà débẹ̀ náà lágbẹ̀lú ògbó ọlọ́run pàtàkì àmọ́ àfọ́kùn mímbàrí àwọn tí ó kún mímbàrí làwọn ọ̀rẹ́ tí wọ́n bára wọn sí torí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kan mímbàrí fún wọn kọ́lá ẹ̀kìbí tó wọn àbíyà àwọn ànábì ọmọ àwọn àwọn tó làwọn ilé ìjẹ́ anábìrin ọlọ́wọ́ ni àwọn àhàbábí ìbílẹ̀ àwọn tí wọ́n àwọn àhàbábù àṣìbá òbílà bìrìjẹ̀lá ìwòlì jamal níjọ wọn bá ríjẹ wọ́n sọ̀rẹ́ níjọ wọn oríjẹ wọ́n sọ̀rẹ́ àwọn nù átà àwọn àbíyá oyè pító nà hàn wọ́n sì máa ọ̀tẹ̀ tí máa ń bẹ láàrin ẹja parí ẹ̀ yàmbá ti pẹ lọ́kàn rẹ̀ tó fẹ́ ṣe wìdúrò látàlẹ́ yìí káfí sàmì mú lídí rọ́ṣò wọ̀kọ́lá àìdàn anábí ti dákẹ́ wọ́jà bá ti ma afẹ́ sí lílì mọ́ta ha bí nàbí fíyà fíyà ayíwá mahabbati ìfẹ́ mi ọlọ́run wọ́jà bá tó tọrọ yẹ fílmọ́ta ha bí àwọn bàbá alẹ̀ yìí wọn a máa wọ́n ọmọ kékeré lọ ìjọ tí bàbá sí Abdulrahim àbàtà sára yìí wọ́n ti jọ náà wọ́n ti wá àfá àṣíṣe lọ agbọ́nú ọ̀rọ̀ rẹ̀ ọwọ́dà wọn ti tẹ̀sùbà sílẹ̀ ọ̀nà òjìnà síra pẹ̀lú àfá àṣíṣe pẹ̀lú sí Abdulrahim àgbáyé báwọn ẹni ọlọ́run ní ìṣe lọ àwọn owó ni wọ́n wá kí àwọn èṣù àwọn èrìkìnà ń bẹ lọ́rẹ́ tiẹ̀ nítorí ayé yìí ayé tí ọ̀tàn àbọ̀dé mọ́bẹ̀ ọlọ́mọ wà sí ìjọ kìí àmà. Àlúmọ́tàjálì sí ìnàfíyà, àwọn tẹ́ ń jòkó kìí àwọn torí èmi ọlọ́run, kí ló gbé adé ìrẹ́rẹ́ ìsìn? Tàbí jòkó tà lọ. Ẹjẹ́ ni ṣe máa sọ sáwà al-mutajalisina fi àwọn tó yẹ pé ẹja lọ záwíyà ẹja lọ zalkitab ẹja lọ àdàbí ẹja lọ markazi ẹja lọ sùsàládi ẹja lọ pàkátà wíìdì kí là ń lọ sí al-mutajalisina fi ìyà à ń jòkó ti wá lórí ọlọ́run ni ó rà míyàn bá búwa kó àmọ́ mọ́ ọba tí ó fún wọn ní òfòkó àwọn létí ẹ́sàjá sí eré ẹjá sí wọ́n lè mú tàzá wírí na na fíyà àwọn tí ń ṣe ziyara ara wọn tí a máa lọ kíra wọn ó ti mọ̀ rẹ̀ tó wọ́n lẹ́kọ̀ọ́ ní kankan tí wọn àti ìyẹ́mi náà wá lọ tó ní ṣe mítà bá só inú ọjọ́ ni ìyàwó ọmọ tí jẹun láàrin à kò sí lé

táwọn kan ti pèsè wọn mọ́nú agolo وتكوى بهم جباههم ووجوههم يوم القيامة الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فتكوى بها جباههم وجنوبهم وظهورهم يوم القيامة هذا ما كنزتم لأنفسكم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون ما كنتم تكنزون gbogbo èèyàn tọ́jú owó pamọ́ ìwọ́kọ́ nà kọ́dọ̀ ọmọ rẹ̀ lè mọ́ nà wàmá òsìnà omi ilé wà hìrìmí yíwà zàó pèlébà ní náwà ọ̀bí ma lámúnú ààyè lóhun wà ọmọ tí ó tẹ̀sẹ̀ lọ ni yóò sì lọ pẹ̀lú tèmi mẹ́mẹ́ jẹ́ náà mẹ́mẹ́ nílé àbá kan mọ́ ọmọ mẹ́ta ogún mẹ́rin wọ́n tó sí adam ní wò báyìí olójòkó yìí àbá tó gbé ní àbá sí adam náà lọ ọgbà ọlọ òwúrẹ́ ọlọ kàrẹ́ ọlọ ẹtẹ ọlọ kìí ńlọ sọ ọmọ ilé àfáàní sọmọ káàkiri ilé yìí ò ní parẹ́ àwọn ẹni bá gbówó náà wọ́n lọ kò sí báàkì ẹ̀kìnà zona wọ́n tọ́jú ẹ̀pà mọ́ ọlọ́run ti fèsì sọ́rọ̀ yìí ìtẹ̀ mi mọ́ wí gbogbo àti ń tọ́jú owó pamọ́ ọ̀rẹ́ rẹ̀ ń jìyà kọ́rázọ̀ wọ́n aṣọ jẹ́ ń lọ rígọ́lọ́ bá pín aṣọ kárí ní ti òní pé mẹ́wàá kí nìkẹ́nìkan mọ́ ìwọ̀ tó ń tọ̀ ní bẹ̀lọ́dọ̀ rẹ̀ títí gbé kalẹ̀ kó tó ìjọ́tọ́lọ́ wọn bí ọ alìmọ́ta bá dè líìnà àwọn náwó fúnra wọn tí ara wọn ló sí ìjójú ó tọ̀ rẹ́jọ́ kó mọ́ níjọ súná jọ mólìdí ẹbà ti pàdé àwọn ní wọ́n sọ fún àwọn kan pé owó tẹ́ náà tó múlá owó tẹ́ pé wọ́n tẹ́sẹ̀ gbáyàgbàjọ́ jáde lè lọ́lọ́ mú wa abákàlùkù náà ń fẹ̀ ní ìfilẹ̀ ni àwọn náà wá ní ọdá àwọn náà ìwọ́n náà mọ̀ wọ́n jẹun rẹ̀ ní síra àwọn àlùmọ́tà bá dèlé náà fíyà ìwọ́n kan ní yáwó ṣe é kú ní yáwó ṣe kúnú àwọn kan ní wọ́n yáwó sakóògùn ní yáwó ṣe kí ní yá ṣe lẹ́kọ̀ọ́ tánjọ́ ní ìjíjẹ ẹyọ àti yìnbọn yìnbọn ọdún ọdún ọba ọdún náà pàjá kérésìmesì tán kérésì káàkiri àwọn kan ní owó sí èyí náà àlùmúta bá sì rí ní àwọn ayánilówó fowó sí ẹni láti àmà níbi wọn wá tí náwó fúnra wọn ìdá bàbá wá sí yìí gbogbo ẹtí bá ti bẹ̀ kú rí ẹtí ọba máa ṣe kọ́ máa ṣe o náà mọ̀dúrọ́sá tó rọ̀ sóòlì láwà tẹ̀síwájú. wọ́n ní abúgbàdo lè la. ẹni bá bínú torí ọlọ́run pẹ́ tó ń ṣe yọ̀ọ̀dà ìníbọ̀símọ́ tí ìṣe wàhábà líláì nínú wọn fẹ́rẹ̀ yẹn tó lọ wá sí mọ́ torí ẹ̀wọ́ wá torí wọn rí pé òṣè dáadáa ní owó rí pé ìwọ̀n mọ́sánláàdì ló jẹ́ mọ́ fẹ́ràn rí báyìí wàhábà líláì ń fún yẹn ní ìkan torí ọlọ́run pẹ́gbà mọ́rípẹ́ fẹ́ kọ́ mọ́sánláàdì mọ́ ni mọ́rípẹ́ ṣe mọ́lùdí látàlí lulò ní kátàlí lulò ní owó lulò ní pé torí ọlọ́run ni òṣètò ọlọ́run náà nù. kọ́bọ́dé ìṣẹ̀rí máa lálẹ́ ìmọ̀. ìmọ̀ náà rẹ̀ ti pé gbogbo tọ́lọ̀ máa fún wa káfí dájú tọ́lọ̀ ni ẹ má àfi takọ lọ́run anábi Ìsá aláàmù Jésù òun náà tó dájú sáàbù ilẹ̀ ńlá ìlú bíbókìdì àlè ní máa fi tàhábù ilẹ̀láì ìbógidẹ alìmọ̀ọ́sì ẹ fẹ́ràn ara nítorí ọlọ́run ẹ wá jọ bẹ́ẹ̀ ní díṣẹ́ lọ́run wí ẹgbọ́kẹ̀ ọ̀rẹ́ wa ní tàbá fẹ́ ní ìrú ọ̀rẹ́ mi ní agbóná ló ní díẹ̀ láàrin ọ̀rẹ́ mi lẹ́ àpáwí ah, ọ̀rẹ́ mi tó ń ṣe yọ̀dá ni ohun. wà túbú ìlàlá ẹjá omi sẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ẹmẹ́ sí تتباعد من عندنا نعم تباس إليه فالتمسوا رضا الله عن قرب wọ́n lò yá wá ní tó ọ̀gá wa àtẹ́bì ìsá ẹ̀mí mímọ́ abẹ́bẹ̀rẹ̀ gidi nù. Ah, nígbà tó wá gbà ìta bá owó kí ní tani ká bá ti, tani ká ṣe Tàbí ká máa lọ́pù tàbí ká máa láì. Fàkọ́ọ̀lù. Ànábì wá dá ànábì Ìsá. Yàlìzú máa yẹ̀ bí kú ìlú lọ́wọ́. Máa yùzẹ̀ kírù kúmù lọ́wọ́ àrúyàtùhù. Máa yùzẹ̀ kírù kúmù lọ́wọ́ àrúyàtùhù. Ẹ̀ṣọ́ ẹni tẹ́bà sí ẹni tẹ́bà rí tẹ́bí tẹ́bà rí bá yàtàṣọ tọ́wọ̀ àti irun tó dì àti bàtà tọ́wọ̀ àtàgbọ̀ ọwọ́ ẹ̀ àti ìrìn ẹsẹ̀ àtọrọ ẹnu ẹ̀. Yóò di ẹran tí ọlọ́run ni ẹ bá ṣe. Abẹ́ni yìí ẹkùnbò náà ti dúró bá yàfà 1 million lásán rẹ̀ bàtà rẹ̀ tó 500,000 ánsẹ̀jì ọwọ́ rẹ̀ lọ bí 300,000 ọwọ́ agbé mọ́tò kalẹ̀ mọ́tò wá mímí àlìjẹ̀nú ààlè ìtàrẹ̀ ìrántí ọlọ́run wà mú láìsẹ̀ bá gbé díẹ̀ sáyé lèmínà wà táyé lèmi náà ṣe ṣé èèyàn ni mí àfẹ́ranko irú kádàrá wo ni tèmi yọ́ sọ̀rọ̀ di kẹfẹ́ rí ẹ̀jìnà sí ẹ̀jìnà sí ẹ̀jìnà sí àwọn bàbá wa ń lè ìwé solòsì wọ́n mọ̀ rìn bí olòsì ní wọ́n solòsì wá wọ́n ní tí wọ́n fi lè lówó lójúmọ́ wọn ló ní bàbá tí wọ́n dá mọ́sálásí ẹ̀jẹ́ akọ kí aga wọn bàbá níwọ̀n ikọ́ mọ́sálásí bá wọn àwọn ènìyàn ọlọ́run sì kọ́lé bá wọn kọ́dà bí wọ́n bá ní wọ́n kọkù lábọ̀ náà parí lẹ́yìn wọn láwọn ń bọ̀ nítorí kánwọ́ bá lé ẹlòmí léré ọlọ́mbá ní ọká ọlọ́run ó sì tí èdè pọ̀ fàfàfàfà tó sì níbi tàtẹ lòmí ọlọ́run ní bàtà ọba jẹ́ o àtàwọn tó tún rí bẹ́ẹ̀ nígbàtí ń ṣe fọ́lọ̀ ẹ̀rí tọ́lọ̀ ṣe fọ́ ẹbá tó kẹ́ẹ̀tọ́ dọ́dọ̀ ìlú ní àfá ẹ̀ẹ́sùn àgódì rẹ̀ yóò tó jọ mẹ́ta kò sì níta kàntọ́lọ̀ sí fàfọ́ ọba títí mọ̀ kúrọ̀ ní jẹmọ́ délẹ̀ délẹ̀ àtúbà dé ẹni tẹ́ ma gbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ó jẹ tó múra tẹ́sà látù sí tí ó jẹ múra tẹ́sì sí ni ẹ̀súnmọ́ ni ẹ̀súnmọ́ ànábì yìí sáré bẹ́ẹ̀. wọ́n máa yẹ rí gáàbù kún fílì ààbẹ̀ àti àmàlù. wọ́n máa yúrọ̀ kíbù kọ̀ yúrọ̀ kíbù tó bá ní yẹ̀rọ sábò tòrá bínú àmọ́ yọ̀rọ̀ kìbò ẹni tí ó jẹ mọ́ sáré wípé alkiyama alkiyama alkiyama tí ó jẹ sáré ọ̀la kalẹ̀ ọ̀la àtọ̀la àtọ̀la àtọ̀túnla òní ẹ̀bá sí sallallahu alayhi wa sallam ọjọ́ allah ta'ala ni anabi isanu wọ́n wá mú ìkáyà kan wá kágbó mẹ́wọ̀n ìkáyà tó múra tí mọ́dà ní ìyá tí mú mú ìkáyà tí mú ìkáyà tí mú ìkáyà tí mú ìkáyà tí mú ìkáyà tí bí àwọn ẹ̀rẹ̀kẹ́ sọ́ọ̀bù bí àwọn oṣòdì òkè tọ̀ ẹ̀mọ̀ wọn púpọ̀ mímọ̀ pẹ́ mọ̀ wọ́n gan ọlọ́wọ́n làjẹ mọ́ ọkọ̀ tàbí báyìí náà ọlọ́wọ́n làjẹ ilẹ̀ àwọ̀kọ̀ àwọn tẹ́bí ọlọ́run báyìí náà ọwọ́ pé ti bọ́ọ̀lù lẹ́mọ̀ ká lọ ní bóṣe lóṣèlú lẹ́mọ̀ ká bí ti tíátà yìí ẹ̀sìn yìí wọ̀n jẹ̀ dé ẹ̀dìmọ̀ fásálí ẹ̀ ọ̀kan wá ti mọ́kà wá obìnrin apanilẹ́rin ni ọwọ́ wá sí Màdínà ọwọ́ obìnrin apanilẹ́rin kan ti bẹ ní mọ̀díhíkà tó náà bẹ Mọ̀dínà wa àwọn méjì wá lọ kí nàná àìyà tàbí aláwọ̀ta aláàlá nígbà wọ́n déwájú nàná àìyà wọ́n wá bẹ̀rẹ̀ sí sáwàdà nàná àìyà wá rẹ̀ nígbà ń bò òní ẹ̀yí méjèèjì ẹwà ara mi léjì ọ̀rọ̀ tàbí náà wípé innal innal innal arwah al'arwahu junudun mujannadatun al'arwahu ẹ̀mí tẹ̀rí junudun mujannadatun ọmọ ogun tá a wọ́sọ fún ni wọ́n junudun sọ́jà ni wọ́n mujannadatun tàbí bá àtọ́fàlẹ́ lọ́wọ́ ìdáta ààrẹ ìgbàtàwọn ẹ̀mí ń bá ti kanra wọn tó bá ti mara wọn wọ́n wọn sopọ̀ kí ló so wápọ̀ ẹ̀mí ló so wá gbogbo wa dáwà bí gbogbo gbogbo tó lékè ló ìdá kàdẹ́ kàrà àmọ́tàwọn èmi náà tí wọ́n bá ti takora wọn tí ọba ti bì kan náà wá ìrìnlẹ̀ aláfá wọn tẹ́yẹ bá ti pàdé nínú mọ́tò báyìí èmi tí ọba ti jọra ẹ̀ máa jẹ́ra ayélujára rẹ̀ ní tàbí lẹ́nu ìhà yín sí ọjà ọba wọn òun gómi mọ́lẹ̀ ọsúnmọ́ mi èyí ṣe kí ló dé àmọ́ra rí àmọ́ra rí báwọ̀ ní ọwá gbàtọ̀ kọjá wájú mi tó fi gbọ́ngbá mi lẹ́nu gọ́ ìjábẹ̀rẹ̀ náà nítorí pé ọlọ́run so wápọ̀ ẹjá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjá dúpẹ́ lọ́dọ̀ ànábì ẹjá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjá dúpẹ́ lọ́dọ̀ ànábì ẹjá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjá dúpẹ́ lọ́dọ̀ ànábì bàbá wa tún ká bí ẹ̀dàpọ̀ ẹjá tún rẹ̀ wá ṣe ẹjá tún bá ti ń sepọ̀ bá ti ń sepọ̀ kò ní ìdí kan ṣe sunkún wá bá ọ kò ní ìdí kan sì ojúkò tó bò ó àwọn tí ń ṣe bẹ́ẹ̀ mẹ́jọ̀kó gbogbo wa la níbi ẹ̀ à níjọba jọ san wà lẹ́nìkan àárán wa lọ́wọ́ ni o ọlọ́tún wá sí àwọn gẹ́nìtà sí yí ọ̀dá ẹ wá já kọ́dá àkàbùrà wa láti rí rọ̀ díkà Thank you.